الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ليبتي أجشي علي توحيد الربوبية إليك جناني توحيد الألوهية توحيد الألوهية وبنان بني توحيد العبادة توحيد العبادة òun náà ni ìṣe Ọlọ́hun Ọba lọ́kan ṣoṣo níbi àwọn nǹkan tó wá jẹ́ ìjọsìn fún Ọlọ́hun Ọba lẹ́yìn gbàtà ti ṣe Ọlọ́hun Ọba lọ́kan ṣoṣo níbi wípé òun lọba tó dẹ́dà níbi àwọn rububiyya òun lọba tí ma ń ṣe arziki fún yà òun lọba tí ma ń tó lè gba ìṣẹ́ Ọlọ́hun Ọba lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn iṣẹ́ ẹrú ay àwọn ìjọsìn tí ẹrú bá ń ṣe fa'anta tasarafu lahu du'a'ak tó bá fẹ́ tọrọ nǹkan ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ló ti máa tọrọ àdúrà rẹ̀ tó ń ṣe ò ní máa pí ẹlòmí ọlọ́ọ̀bá nìkan ló máa pè wà raja'ak ìrókàn rẹ̀ tó ń rókàn a hope tí yẹn ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni yóò máa fi sí wà khawfak ìbẹ̀rù rẹ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni àwọn eléyìí o nínú àwọn ìbádà tó ṣe pé èyàn gbọdọ̀ gbé fún ẹlòmí ní Allah ni wa khashiyatak ìbẹ̀rù náà lónà wa dhabhak ìmájúnkan wa nahrak ìtumà dhabhu náà ni ìmá sẹ́rípadà

ó gbọ́dọ̀ pé àwọn akọ̀tọ́ọ̀b ó gbọ́dọ̀ pé àwọn jarọ̀tí mùtẹ́ ń pè yẹn ó gbọ́dọ̀ pé àwọn mukaddarot àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí wà inna dharta tanzur lillah tó bá fẹ́ jẹ́jẹ́ ọlọ́run nìkan ló jẹ fún òun nìkan ni ọlá ìsí ẹlòmí wà in dabahta aw naharta tadbahu wa tanharu lillahi wahdahu duna siwa tó bá fẹ́ pa nǹkan ni tó fẹ́ dùn nǹkan ni titi ìjọsìn ọlọ́run nìkan ló máa ṣe fún

àbí àwọn nǹkan mìíràn ni ó ti gbọ́ kí ní iye nínú súnnà nínú ẹ̀sìn wípé eh bọ́lọ́n ṣe fẹ́ ní bá nẹ́bí ṣe fẹ́ ní ó wá ń bẹ̀rù hey tí ma hey tí wọ́n ní ṣe báyìí báyìí tí wọ́n ní ṣe báyìí irú ìbẹ̀rù yẹn tó jẹ́ tọ́lọ́run ọba nìkan o béèyàn bá lè gbé e fún ẹlòmíì dẹ́yìn Ọlọ́run ọba o èyàn ti kó sí ẹbọ nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn eléyìí ni àwọn ẹ̀rí díẹ̀ nínú Qur'an àti sunnah lórí àwọn ìjọsìn tààkà yìí àbí lórí àwọn díẹ̀ nínú àwọn ìjọsìn tààkà yìí irú àdúà ìmá pè ẹ́ ìmá ké pè ipi ọlọ́ọ̀bá nìkan lágbùdọ̀ mọ́ ké pè ọlọ́ọ̀bá ń sọ nínú Qur'an nínú suratul Ghafir ọlọ́ọ̀ni wa qala rabbukum ọlọ́ọ̀bá yìí ń sọ fún yín pé ud'uni ẹ

olọ́lọ́ba ń sọ yìí ọlọ́ ni pè mí ìdá ìlú inna alladhina yastakbiruna an ibadati so ráwọn tí wọ́n ń ṣe mọ́tọ́mọ́tọ́ tí wọ́n ń ṣe ìgbéraga láti pè ọlọ́wọ́ bá àwọn rípáwọ̀ ní bùkátà sí káwọn pè ọlọ́wọ́ bá mọ́ àwọ́ àwọ́ olè mọ́ pè ọlọ́wọ́ bá o ọlọ́láwọn tó bá tún fẹ́ mọ́ ṣe mọ́tọ́mọ́tọ́ níbi ìmọ̀ pè mí gan sayadkhuluna jahannama dakhirin ẹ̀rí fún annadhro ìmọ̀ jẹ́jẹ́ ni ọ̀rọ̀ ọlọ́bà yí pé yufuna bin nadhri ọlọ́ni ṣẹ́gá àmùmìní o nínú àwọn àmì wọn àwọn ọmọ àlìjẹ́nà oní wípé tán bá ti jẹ́jẹ́ pẹ̀lú Ọlọ́run Ọba wọn a mọ́ pé jẹ́jẹ́ wọn wa yakhafuna yawman kana everywhere kò síbi tó fẹ́ sálọ يوم لا تنفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم الكيامة لأنسان يوم ṣe jọ tó sí pé ya mọ̀ ya fi bú olùmọ́rù omin àhẹ́ ìjọ tó rí ẹgbọ́n rẹ̀ tó rọmọ ìyá rẹ̀ tó sáà ìyá rẹ̀ tó ló fẹ́rẹ̀ jù yẹ wàláhì because wàhálà àjọ náà kìí ṣe tó kéré ìjọ tí ọmọ tí ó bí ọmọ kalẹ̀ yóò sì mú funfun wàhálà ní látara bẹ̀rù ìjọ tó ráwẹ̀ èèyàn jáàsíyà tí wọ́n kúnlẹ̀ lórí erunkun wọn látara bẹ̀rù ìjọ tí wọ́n gbé iná wá tí mọ̀ gbé iná bàbá àbí tí sun iná mọ́wa táwọn anábí ọlọ́gọ́ mọ̀ parí lawa ó lè wo subhanallah ijú ń létí yìí wọ́n tó bá tó bá fẹ́ wọ́ná tán sọ yìí he tó fẹ́ tọ́wù afá ayé yìí ni o gẹ́gẹ́ bẹ̀ ni ọlọ́bá sọ nínú kòrán ni pé kúl anábì sọ fún ọwọ́ inna salati irun mi tí mo ń kíwo wà ní sùkì dídùnkan tí mo ń dùnkan wà mahyaya wà mamati ẹ̀mí mi tí mo ń ṣe ikú mi tí ń padà kú lillahi rabbil alamin ọlọ́bá nìkan ló ní la sharika la ọlọ́bá wà ní ṣẹ̀ríkó ọlọ́bà olórogún tá gbọ́dọ̀ mọ́ kírun fún dẹ́yìn rẹ̀ ọlọ́bà olórogún tá mọ́ dùn kẹ fún a àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ rẹ̀ báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ànábì ṣàlàyé pé sallallahu alaihi wasallam la'ana Allahu gẹ́gẹ́ ń sọ ní pé èyàn tó ń dẹ́rùbọ̀ kó mọ́ ṣẹ́sì yẹn mọ́ bẹ̀rù ẹ̀ èyàn tó ní wo tó bá ṣe tó bá takú tẹ́sì yẹn tó ń ṣe súnnà wo agbàṣẹ́ lọ́wọ́ ní a pa ó ní a tún pa sàárè rẹ ọlọ́ni mọ́ bẹ̀rù wọn fàlátà kàfóòmù ẹ ni Ọlọ́run ni mo bẹ̀rù wọn tàbí kó wá bẹ̀rù ìmì Ọlọ́run kó wá bẹ̀rù tó bá jẹ́ pé lódòdó mùmìnì ni ọ́ ìtumọ̀ ní pé tó bá jẹ́ mùmìnì tẹ́nìkan bá ń dẹ́rù bọ́ ẹ́ tó ń dún mọ̀húrúmọ̀ tí ń dún kòkò lájà mọ́ pé tó bá ṣẹ̀sìn ọlọ́ọ̀bá orin ta ṣe gẹ́gẹ́ fún ni ọlọ́ọ̀bá ń sọ nínú Kùránì pé faman kana yarju liqa'a rabbih

èmi ọlọ́run ní kẹ gbáralé ẹmọ́ gbáralé lómi ní ọlọ́wọ́ bá tó bá jẹ́ pé lódòdó mùmí ní tẹ bá gbáralé ẹlòmí ipé lágbájá ní òbára tún kẹ́ sí wàláì ìjákulẹ̀ lẹ́pàdà rí mbẹ ìjákulẹ̀ ní wọ́n tó gbáralé yẹn tó gbáralé ọlọ́wọ́ bá ìjákulẹ̀ ló padà rí mbẹ ó padà sépèfẹ́ ni tó gbáralé òun náà ni ẹ́ ní dẹ́yìn dẹ́yìn nígbà tọ́rọ bá yíwọ́ àṣọ́lọ́ọ̀bá ni kàlẹ̀ mọ́ wa iyaya farhabun ọlọ́run ni èmi ni kẹ́ máa bẹ̀rù ah èmi ni kẹ́ máa ṣe kíni èmi ni kẹ́ máa bẹ̀rù ọlọ́run tún ní pé wa ala Allahi fatawakkalu in kuntum mu'minin ọlọ́run ni kẹ́ gbára tó bá pé lódodo mu'minin ni ọlọ́run tún sọ ọlọ́run ọba yìí

onídẹ̀ ní ká ṣe ìjọsìn fún ọlọ́ọ̀ba lọ́kan ṣoṣo ká má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀ba sọ́bí Allah subhanahu wa ta'ala kú ṣe dáadáa fún ẹni kọ̀ọ̀kan wa hada wa sallallahu wasallam ala